إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل إن الله نعم ما يعظكم به إن الله كان سميعا بصيراً أعوذ بالله من الشيطان الرجيم واهلكم بينهم بما أنزل الله ولا تتبع أهواءهم واهذرهم أن يفتنوك عن بعد أن يفتنوك عن بعد ما أنزل الله إليك ۖ فإن تولوا فاعلم أنما يريد الله أن يصيبهم ببعض ذنوبهم وإن كثيرا من الناس لفاسقون أعوذ بالله من الشيطان الرجيم أفحكم الجاهلية يبغون ومن أحسن من الله حكما لقوم يوقنون صدق الله العظيم الحمد لله رب العالمين وكفى والصلاة والسلام على عبده ورسوله محمد المصطفى صلى الله عليه وسلم وعلى سيد الأنبياء والرسل وعلى آله وصحابه wàtàbíyìn wàtàbíyìn bí ìsàn mẹ́dínà máa bá ọpẹ́ ni fún ọlọ́run alhamdulillah adúpẹ́ ní ẹ̀kan sí alhamdulillah àparí ọpẹ́ pẹ̀lú gbólóhùn alhamdulillah rabbil alamin fún oore àánú tọ́lọ̀ọba tó tó ṣe fún wa tó tó ní kí a máa bẹ́lábẹ́lá yìí láàárọ̀ yìí adúpẹ́ fọ́nà ọba náà alhamdulillah àwa jẹ́rìí pé nínú sánmà àti ilẹ̀ ọba tí adúpẹ́ fún ẹyọ kan ni kò pé méjì kò lórógún o náà ni ọba wa ọlọ́pàáṣẹ fún wa táà ń tẹ̀láṣẹ rẹ̀ ìrọ̀ ọlọ́run bó ṣe rọ̀ á lọ́rùn ma láti ń tẹ̀láṣẹ rẹ̀ yìí mọ́sá ìgbà níjọsìn wa àmín wá tún jẹ́ kọ́rọ̀ wa lọ́rùn sí báyìí lọ àmín oṣù tó wà yìí oṣù yípadà ní sí dáadáa masa yíwá padà sí dáadáa àmín oṣù gbígbàdúwà ní masa ìgbàdúwà wa àmín oṣù àánú ní masa ìsànú wa àmín oṣù àforíjì ní masa ìforíjì wa àmín oṣù àránṣe ní masa ìrànwá sí àmín masa ìsìbẹ̀ fún wa àmín akíyíkọ́ àbàkàrà kọ́ àbọ̀ sí dé tún ètò wa àlàyé ìfẹ́sọ́rọ̀ al-Qur'an Karim ní àná àtẹnumọ́ agbègbè kí ló dé tí ọ̀rọ̀ wá fi rí báyìí àìjá mọ̀ pé àìgbọ́rọ̀sọ̀lọ́ ọba lẹ́nu ni kí ló fà á àìgbọ́rọ̀sọ̀lọ́ ọba lẹ́nu ọlọ́run wá ní òun fẹ́ ká padà sọ́dọ̀ ohun ìtumẹ̀ ní ká gbọ́rọ̀ sí lẹ́nu tẹ́bọ́ wá wo áyà tí wọ́n kà fún alé ní áyà tọ́lọ́run fẹ́ ká fi gbọ́rọ̀ sí nígbàtí ànábì dé sallallahu alayhi wa sallam tọ́lọ́ ń sọ di ànábì ọlọ́run sallallahu alayhi wa sallam ọkọ̀ ń kọ́ àwọn èèyàn ní ìlànà ìgbàgbọ́ nínú ọlọ́run ìlànà ìwà àwọn ìwà ọmọlúwàbí ló kọ́ ń kọ́ wọn títí fòdìdí bí ọdún mẹ́tàlá 13 years nígbàtí ń lọ bí ọdún mẹ́wàá tó ti ń jíṣẹ́ ọlọ́run ọlọ́run sọ̀rùn kalẹ̀ fún ẹ kí wákàtí márùn-ún títí tí wọ́n fi délù Madina gbọ́n délù Madina Ọlọ́run bá wá fi hàn mùsùlùmí lọ́kàn balẹ̀ ó jẹ́ kí wọ́n níjọba wọ́n lé ètò ìlànà àṣìjọba wọ́n ní dáúlà wọ́n ní ìlú ní Madina wá rí ìdíjókò ń bẹ̀ sallallahu wasallam àwọn àwọn Júù àtàwọn Christian wà ń bẹ àtàwọn ẹlẹ́bọ Ànábì Muhammad sallallahu ó wá kọ ìwé wọ́n pè ní Wathiqatul Madina Wathiqatul Madina iná iná ń pè ní Dusturu Madanile ni Madina Constitution Constitution of Medina ìwé bá sì gbélú àlàáfíà àwọn ẹlẹ́sìn tí ò jọra wọn tí a jọ wà ní ìlú kan bó láti gbé gbèsè ayé àlàáfíà gẹ́bà sọ fún pé lọ́dún yìí náhù dáwọláti mutatawira towards towards building a developed country o ni àkọlé wa lọ́dún Insha Allah tàbá mú àpèjúwe wa àgbọ̀mọ́sọ̀rọ̀ Madina bẹ́ni wọ́n wà ní sallallahu alaihi wasallam tí gbogbo wàhálà wà ń ṣẹlẹ̀ gbogbo wàhálà ń ṣẹlẹ̀ kálukú ń ṣe tó wù ọlọ́wà ń pàṣẹ Suratu Maida ní àyà 49 ẹgbẹ́tọ́lọ́ sọ wa Muhammad wa anihkum bainahum wọ́n lórí ìlú báyìí Madina wọ́n ni pẹ́sidẹ́ntì gbogbo bá ti wá ń ṣẹlẹ̀ ń lù Mọ̀dínà jẹ́ bá ti wá gbé wá bẹ́ dájọ́ láàrin wọn bima anzala Allah gbogbo náà bá rẹ̀ sọ̀kalẹ̀ má fi fẹ́nú dájọ́ Ànábì ò ní fẹ́nú tó fẹ́ ọlọ́ni wa ma yantiku wa ni hawa wa ma yantiku anil hawa in huwa illa wahyun yuha ọlọ́ni ànábì kò ní ṣe nǹkankan fúnra ara rẹ̀ àbí kó tó pé tó ní ó ṣe kò nífẹ̀ẹ́ ẹnu kàtí bí sọ tó ń ti bẹ́ẹ̀ náà wá rẹ̀ ọlọ́run pé kó dájọ́ fúnra ara rẹ̀ wọn wàlá tàbí àwọ́ ahùn mọ́tẹ̀lẹ́fẹ̀ẹ́nu wọn wàdárùn-ún sọ́rọ̀ fún mọ́jẹ̀ wọn kó bẹ́ láti má tẹ̀láṣẹ ọlọ́run mọ́jẹ̀ ó kó fìtínà bẹ́ o a ká ń bẹ́ wọn níbẹ̀ kẹ́ tẹ̀láṣẹ ọlọ́run bílá àná Muhammad sallallahu alaihi wasallam mọ́jẹ̀ wọn fìtínà àìtẹ̀lé òfin ọlọ́run fìtínà ni o mọ́jẹ̀ wọn fìtínà láti má tẹ̀láṣẹ ọlọ́run Aleloyi ta wí yìí, mẹ́ta wí lánàá, yàgbọ́n sẹ́gbẹ̀ kan náà. Ara ò, orí bẹ́ẹ̀. Gbogbo òfin ọlọ́lọ́fin ọlọ́ lórí ọ̀rọ̀ ìgbàgbọ́ lórí ọ̀rọ̀ ìjọsìn lórí ọ̀rọ̀ ìwà lórí ọ̀rọ̀ àṣà ètò súnlówó ìlànà òfin ìlànà àṣà ìlànà ìlòpọ̀ láàrin ọmọ ẹ̀dẹ́ ni àtẹlòmí rẹ̀ òfin nǹkan afẹ́ múra àálòfin ọlọ́run afẹ́ sọ̀rọ̀ òfin ọlọ́run fa'in tawallaw tí a bá yẹ́yìn padà tẹ́láwọn gbà tí ẹ fa'alam annama yuridu Allahu an yusibahum bi ba'di dhunubihim fi wọ́n lẹ̀ ìmágbọ́rọ̀ ọlọ́ọ̀bá yẹ wọn lọ́ọ̀bó fi àjẹ́ wọn lé lórí ẹlẹ́sẹ̀ ni wọ́n wa inna kathiran wọ́n náà lè kà nílé fúnra rẹ̀ náà. àfàhùkùnmá al-jahiliyyati yabghun. olóni ṣe òfin àìmọ̀kan tó yàtọ̀ sí òfin ọlọ́run làwọn ẹ̀tọ́ fẹ́ máa sojú kòkòrò rẹ̀ nẹ́fẹ́ máa wá káàkiri. wa man ahsanu mina Allahi hukman liqawmin yuqinun. ọlọ́run ta ló lófin tó dáa tó fi ọlọ́run ṣùgbọ́n kò sẹ́yìn tó lè lòfin ọlọ́run bá tọ́ dá ìyàmá jẹ́ bá ní ìmàmà ìdájú pọ̀ ọlọ́run tí a gbọ́ ọlọ́run bá gbọ́ tó ìdágbọn lójú pọ̀ ọlọ́run lọ dá wọn ẹ̀rí pé àhábáì ọlọ́lá àgbọ̀lò fún mi àbòfin wọn lọ ọlọ́run ní a mọ́ lòfin mi àfòfin wọn lọ́hun kò wá sí ìjọba lè ní nílùúwà ilé ní àgà wọn tí a jẹ́ mùsùlùmí nú wọn tẹ́ bá sọ̀rọ̀ fi ọlọ́run bá létí wọn gan wọn gbàdánú ni ah kò lè rọ́gbọ́ kò pọ́síbù bàbá tó dáyín tó ń bóyín tó ń rìn yìí tó mójútó yín kí lẹ ń jẹ kí lẹ mú kí lẹ ní kí lẹ ń lò ẹ ń lọ ẹ ń bọ̀ ẹ ń sùn ẹ ń jí ẹ wá tẹ̀lú fún ọlọ́m̀bẹ̀ yẹn ẹ̀rùgbọ́n dá sí ó wá dé kẹfì lùgbésí ayé yín ẹ̀kọ́ ti kú sí ẹ̀rì àkọ́kọ́ ìwà ọ̀daràn lórí ilẹ̀ ayé nù ìwà ọ̀daràn ni gbogbo òwe ẹ̀sìn pátá tó níbàtàn pẹ̀lú sánmà kò sí tí ó pùpù sí dáadáa ẹ̀ lè rí ìwé ọlọ́run kan àfẹ́já bá tọwọ́bọ̀ lókù ìjá tọwọ́bọ̀ yẹn náà yọ́ máa kọ àwọn òdòdó kan bẹ̀ ọlọ́run bá lẹ́kẹ́ ọlá ojú àwọn àwẹ́ méjì kan ìwé tó júwé pọ̀ ìwé tó súnmọ́ jù ìwé tọ́lọ́run bá fún Musa ọlọ́run júwẹ̀ fún inú Al-Qur'an kẹrin ìwé tọ́lọ̀ bá fún Isa ọlọ́jú ẹ̀fà náà Al-Qur'an Karim Musa náà ń pè Mose Musa ni Mose Isa náà ń pè Jésù Isa òní Jesus inú suratu Maidai ẹ wò àyà 66 walau annahum aqamu taurata wal-injil ọlọ́bàá yí pé àwọn tàà fún ní Taura tí ìsèwé Musa àtàntà fún ní Injil tí ìsèwé Isa tí a ń bá lè gbé àwọn ìwé yẹn dúró tí wọ́n lò ó wa ma unsila ilayhim min rabbihim tó wá pé ń tàbí wọ́n sọ̀kàlẹ̀ látọ̀dọ̀ ọlọ́ọ̀bá wọn fún ìjísà Al-Qur'ani Karim wọ́n lò náà ó di ìwé mélòó ó di mẹ́ta náà láàkàlù wa min tahti arjulihim nísàlẹ̀ oúnjẹ ọmọ wá láti bẹ̀ ní pé òjò orí ọmọ ọ̀rọ̀ òjò orí ọmọ ọ̀rọ̀ láti sánmà irúgbìn rẹ̀ máa jáde irúgbìn rẹ̀ ó sì máa jáde tí ó dùn jẹ dáadáa kí ni wọ́n ṣe tó fi rí bẹ́ẹ̀ orí ipá tẹ̀láṣẹ ọlọ́run wọ́n tẹ̀lé tírà tọ́lọ́run sọ̀kalẹ̀ fún wọn tí a mélòó mẹ́ta ìwò làkọ́kọ́ ń bẹ̀ Taurat àti Musa Injil àti Isa Kùránì tọ́lọ́run sọ̀kalẹ̀ fún Muhammad láwọ́ tó bá ṣe pé àpamọ́ tí má lè gbé táwọ́rá dúró bọ́sẹ̀ kó dúró wọ́n ìjìlá bọ́sẹ̀ kó dúró àjẹ́dá tó sọ̀kalẹ̀ fún alátọ̀dọ́nà bá jísà lùkwáni a láti sánmà wọn in tí ó ma wá tí ó jò jẹ fún ìrọ̀rùn ni látẹ̀ẹsẹ̀ wọn oore ní ọmọ jáde ń bẹ̀. minhum ummatun muqtasida. ń bẹ́nu wọn ẹn tó wà mú wọn tó wọn sí wàkàfẹ́rún minhum sáà ma ya'malun ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wọn ló ní bàjẹ́ ọ̀pọ̀ wọn ló ní kíni ló ní bàjẹ́ àwọn náà rí wọn àwọn Yahudi àti Nasara jù à ń kí sẹ̀lọ́bà ń ròyìn bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ló ní bàjẹ́ ẹ̀rí tọ́tọ́ Suratul Maida iná náà 45 kọ́ bọ́lọ̀ bá ṣe júwe Taura wa katabna alayhi sí lófin lórí àwọn Bani Israel àwọn tàà rán Musa sí asílòfin fún wọn inú Taura kí a fojú náà wal gé imú onímú kí a gé ti ẹ̀ náà wal gé ti eléti kí a gé ti ẹ̀ náà wasinna bis sinna ẹn kí a ká eyín ti ẹ̀ náà ẹ ń bá sá nìkan lọ́gbẹ́ ẹsẹ̀ náà lọ́gbẹ́ bó bá sá lẹ́gbẹ́ ẹsẹ̀ náà padà lẹ́gbẹ́ ó sá lápá ẹsá padà lápá ó sá láyà ẹsá padà láyà ó sá lórí ẹsá padà lórí kó náà sá padà lórí Ma ẹni tó bá ṣe pé ma á ṣe aburú ìsí ó wá ní ma fara ma ọlọ́run ní a fi pẹ̀sẹ̀ rẹ̀ rẹ̀ ni a sì kíni a fi pẹ̀sẹ̀ rẹ̀ rẹ̀ ọlọ́run a fẹ́ parí ẹ̀ wa man lam yahkum bima anzala Allah ọlọ́lẹ́lẹ́ ló fi ọlọ́run bá o tàbẹ́kẹ́ máa lò fún gbogbo àwọn ọ̀daràn gbogbo ẹnikẹ́ni tó wá gbófin ọlọ́run àti ọ̀wá lò bá ti sọ yìí fa ulaika alábòsí ni wọ́n wọ́n ti gba àbòsí láì lórí ilẹ̀ ayé ẹnẹ́wàá kí a ní a mú ẹnìkan ó gẹ́ nìkan lápá kí láàsì fún náà ági apá rẹ̀ padà tẹ́lẹ̀ mú tó gẹ́lómi lápá má rárá o ó tánù tọ́lọ̀ ń sọ fún ànì inú súrátù iná ní àyà 46 sí 47 ẹdúgbọ́ tọ́lọ̀ ń sọ wàkọ̀fàìnà aláàfẹ́rí mi ìsàbìnì Maryam ọlọ́gbàtàwà náà bí ọlọ́bá kan lọ tán àwọn agbé Ìsá lẹ́yìn wọn mọ̀sọ̀dẹ̀kọ́ lè máa bẹ́ iná yẹ́rẹ́ ìhì mìíràn tọ́rọ ìwé tó síwájú rẹ̀ ní taura ó gbà pé òdodo ni wọ́n àtà iná Injil awápò náà ní Injil fi ìhúdá ìbẹ̀nú Injil ọ̀nà mọ̀ wà núhùn ìmọ́lẹ̀ ìbẹ̀ẹ̀bẹ̀ wà mọ̀sọ̀dẹ̀kọ́ lè máa bẹ́ iná yẹ́rẹ́ ìhì mìíràn tọ́rọ àló ń jẹ́rìí sí ìwé tó síwájú ẹ̀ ti ní sẹ́ inú ìwé taura ẹ̀ ọ̀nà mọ̀ ni ó tún jẹ́ ó tún bọ́n ti bá fẹ́ páyọ̀ Ọlọ́run wà ní bima anzalallahu fi ọlọ́nà àwọn tàà sọ ìjìlì kalẹ̀ mú tàà sọ ìjìlì kalẹ̀ fún jísà ọmọlẹ́yìn ànábì Ìsá jísà ọmọlẹ́yìn ànábì Ìsá Jesus Christ kí wọ́n lòwe wọn hmm. ọgbọ́ni ká lo ìjìlì wọn gan ká fi ṣèdájọ́ ẹ lè bá ń bẹ̀ ẹ máa mutí kò sí mẹ́ ẹ máa ṣe sínú símbẹ̀ kò sí ẹ máa jalè ò símbẹ̀ kò sí ẹ máa predict ò símbẹ̀ kò sí o kò sí o ẹ̀rí kò sí gbogbo jẹ́gẹ́jẹ́gẹ́ jẹ́ ń sẹ́ káàkiri sí mẹ́ ọlọ́wà parí ẹ̀ wà mọ̀ lámíákún bí máa sálà lọ ọlọ́niwé ọlọ́n ta fẹ́ kẹmọ́ ṣèdájọ́ ẹjọ́ wọ́n wọ́n ṣèdájọ́ pẹ̀lú tàṣọ kalẹ̀ ọlọ́niwé wọn òbìlẹ̀jẹ́ ni wọ́n yà ìdáfi òbìlẹ̀jẹ́ nù gbọ́lá wá fẹ́ lọ àwọn jẹ́jẹ̀lẹ̀ mọ́sí àtàtẹ̀lé Mósè Ọlọ́run ní wọ́n níwé òfin wọn ò sì lò Ọlọ́run ní kí wọ́n lò ṣùgbọ́n wọn lò àtàtẹ̀lé Jésù àtàtẹ̀lé Ànábì Ìsá Jésù Ọlọ́run níwé òfin tó ń fún wọn kí wọ́n lò wọn lò náà ni àwọn tàtẹ̀lé Muhammadu àwọn tàtẹ̀lé Ànábì Muhammadu Ọlọ́run ní ká tẹ̀lé yóò Ọlọ́run ní ká wà náà tẹ̀lé tiwa náà àlò ẹwà nílùú ọ̀dá nígbàtí a bá wá sẹ́dù kó dúró rahimahullah inú bí zilal tó bẹ́ tú ayà 52 ó ní rasul fasad fil ard ó ní olórí ìbàjẹ́ lórí ilẹ̀ ayé walhida ni manajilai ó ní náà ni ìyẹ̀gẹ̀rẹ̀ àwọn ọmọ ẹ̀dẹ́ èyàn kó náà ní ọlọ́n tó gbé kalẹ̀ alladhi tó ìpọ́lọ̀ ọba lọ́sàlẹ́sà liyakuma hayada albashari wòsànrífà láti wípé kó lè bá ma dá kó lè bá kí ọmọ ẹ̀dẹ́ èyàn kó fi ṣèdájọ́ nù gbèsè ayé ọmọ ẹ̀dẹ́ lèyàkùnmá àyàt albashar láti lè máa fi ṣèdájọ́ nù gbèsè ayé ọmọ ẹ̀dẹ́ èyàn wòsànrífà kó sì máa darí ẹ̀ bàbá ikọ̀ darí ẹ̀ sí lórí ètò súnowó báyìí ni ẹ lórí ọ̀rọ̀ òfin báyìí ni lórí ọ̀rọ̀ ìwà báyìí ni lórí ètò ẹ̀kọ́ báyìí ni ẹ̀rì ó ní hadha mufarriq turk alladhi yuaddi ila al-fasad hatman ó lè lè níbi tí ọ̀nà ti ya mọ́mọ̀ ìdẹ́yàn lọ́wọ́ ọmọ ìdẹ́yàn ti yapanu ìlọ́wà bí ìbàjẹ́ tó dọ̀rọ̀ ìbàjẹ́ tá ń rí tí ó ṣe sáfún ó ní fama yumkin an yaslu amru hadha al-umma ó ní ọ̀rọ̀rùn kí ilé ayé tá ń lò yìí kó wá dáa kí bìí sí ayé tá ń lò lọ́wọ́lọ́ kó wá dáa wa manhajullah ba'idan tasrifia ká wá gbé ìlànà ọlọ́ọ̀bá jìnà sí ká pàtì pípẹ́ àgbàkófin kalafẹ́ máa lò à nílò ọ̀nà ọlọ́run ó bákaná wa shari'atullah maqsadan hayatiya káwà yẹ òfin ọlọ́run kó nú ètò gbéṣẹ́ ayé wa káyọ́kò mẹ́ ó ní wa idha inqata'atil urwa òfin Ọlọ́run bá ló so ọmọ ẹ̀dẹ́yàn pọ̀mọ́ Ọlọ́run bá rẹ̀ tí tó wá okùn tó wá so ọmọ ẹ̀dẹ́yàn pẹ̀lú Ọlọ́run bá rẹ̀ yìí tó bá ti wá gé nígbàrẹ̀ ti lò fi àti gé nìyẹn ó ni ìbàjẹ́ tó kárí ni tó pé yóò ba ọkàn jẹ́ yóò ba ẹ̀ṣẹ̀ jẹ́ wal hayat ma'ash yóò bà gbèsè ayé jẹ́ yóò bà sẹ̀mí jẹ́ wọ̀n ládù kò líhà yóò bà gbogbo ilẹ̀ jẹ́ wọ̀n mẹ́nà àléhà gbogbo tí bẹ lórí ilẹ̀ ni ó bà jẹ́ minasin ọmọ èdè yẹn ni ó wà ṣíà àti àǹkan mí ìlọ́tọ̀ ọmọ ìbàjẹ́ ni asílatan al-i'rad àni manhajì lá oníkílọ́fà ìgbúrí kó onú ìlànà ọlọ́ba tọ́lọ́ba gbé kalẹ̀ òsọ́nà àbáyọ jùká padà sọ́dọ̀ ọlọ́ọ̀bá lọ lẹ́bìnú súratù zariyat láyà 51 gbọ́lọ́ọ̀bọ̀ parínú fàfírù ilallah fàfírù ilallah ọlọ́ni ẹ padà sọ́dọ̀ ọlọ́run inni lakum minhu nadhirun ọlọ́run lé oúnjẹ olùsèkìlọ̀ tó fojú hàn oníkẹ́ ànábì sọ máa yí pé ẹ padà sọ́dọ̀ ọlọ́run tó pọ́lọ́run ọba òun jẹ́ olùsèkìlọ̀ látọ̀dọ̀ ọlọ́run ọba tó fojú hàn tí ó pamọ́ fún yín torí kò sí ọ̀nà àbáyọ jù ká padà sí ọ̀dọ̀ ọlọ́run ọba lọ la fi ń sọ yí pé lóòtọ́ tá bá fẹ́ a ní ìjọba rere lórí ìdí ayé a padà sí ìlànà ọlọ́run ká sọ pé ìlànà ọlọ́run là ń lò tẹ́rù bá ń bà yìí gbẹ̀rù bá ń bà wá táwọn páwọn kan wà lẹ̀ máa ẹ àní ìntọ́lọ̀ bá wí lórí nǹkan kọ̀ọ̀kan ká ṣe wọ́n ní ni owó ilé ọ̀dá owó ilé Kama máa pàà lọ́nà ìtọ́ ọ̀dá ká máa pààyàn lọ́nà ìtọ́ kò dáa ẹni a bá sì gbámú ẹni a bá sì gbámú pípa ni ẹ má pè lófin ọlọ àní ẹsẹ ẹ̀tì ẹ̀lò ẹ̀lò tẹ́rù máa ń bá ìgbà ah, wọ́n máa sì pé ṣẹ̀rẹ́ alẹ́ ń sọ torí díẹ̀ ìdáfẹ́ parí ọ̀rọ̀ wa lẹ́ni kúnná ni àdísì anábì kan sallallahu alaihi wasallam tánàbì sọ́ọ̀lẹ̀ tó yí pé ó ti sẹ́mọ́ aláàlẹ́ni Abdullahi ibn Umar radiyallahu ta'ala anhu radiyallahu ta'ala anhu Ànábì kọjú sáwọn ará Makkah tí wọ́n wà Madina ó ní ya ma'shar muhajirin ó mú gbẹ̀ tẹ́ jẹ́ ará Makkah ẹni tẹ́ ṣe ìrìnàjò wá láti Makkah sílùú Madina khamsun khisalin idha ibtulitum bihinna wa a'udhu ìjọ tí Ọlọ́run bá bá pẹ̀lú àwọn àwà márùn yìí mo wá ń wọ́ ọlọ́ọ̀bá láláàbò ọlọ́ọ̀mọ́ ìdí ọba yín láyé ó sọ bẹ́ẹ̀ fún wọn ó ti bá wa láyé o la ilaha illallah ìwà tí ànábì wọ́ ọlọ́ọ̀bá láláàbò fáwọn sàábí ẹ̀ pọ́lọ́mọ́jẹ ọba yín láyé ó ní àkọ́kọ́ lamtazharul fahisha fi qaumin ó ní ìlà fásàfin tọ̀hún wàlẹ̀ òjá lẹ́bí ìlàmtakùn fi àsìlàfin lẹ́bí ìnàmọ́dọ̀ ó ní tí ó ṣẹlẹ̀ ni pé àwọn àjàkálẹ̀ àrùn yóò máa ṣẹlẹ̀ sí wọn àwọn tí wọ́n gbúrò rí àìsàn tí wọ́n gbúrò rú ẹ̀rí yóò máa ṣẹlẹ̀ sí wọn ọlẹ́ẹ̀kejì lambiyantakisulimikiyalawa ni mizan ó ní wọn ní máa dín òṣùwọ̀n kù òṣùwọ̀n abọ́ ni òṣùwọ̀n skéèlì ni òṣùwọ̀n àpò ni illa akhadha bisinina wa shiddatil muna wa jura salatina alayhim àìfikọ́lọ́wọ́ bá àlékẹ́ ọlá kó gbá wọn mú pẹ̀lú ọ̀dá àti àìróná àti àbùsí àwọn olórí lé wọn lórí ẹlẹ́ẹ̀kẹta walam yamna'u zakata mawalihim tí wọ́n bá ti máa yọ sàkówó wọn illa munil qatar minas sama ọlọ́ọ̀bá àlíkà ló ní jẹ́ kójú rọ fún ọmọ nínú sánmà wà lọ́lẹ̀bà ahìm tí è bá sáwọ́ láwọn ẹranko bákan náà bá ti ń jàmbá àdé ọlọ́run tí ń jàmbá àdé òjíṣẹ́ ọlọ́run bá ó ní la salata aléhìm àdúwà mìngírì ọlọ́run bá alékẹ́ ọlá àdé ọ̀tá wọn lé wọn ní orí fáàkàdù bá dá máa fi àìdíhìm tí bẹ́ lọ́wọ́ walam yakun ahimmatuhum bi kitabillahi nígbà táwọn olórí wọn lo òfin ọlọ́run láti fi ṣe illa jala basahum bainahu àbíkẹ́ ọlọ́run bá alékẹ́ ọlá kó jẹ́ káàrin wọn dàrú mara àrùn mù ewu ní òsí lára nílẹ̀ sínà ẹ̀rí kí a máa pé òsùnwọ̀n ká máa yọ sàká kájáde ọlọ́n kájáde òsìn ọlọ́n káwọn olórí a máa lo òfin ọlọ́n ilé níbi ta bára wa torí díẹ̀ lọ sí pé láfíní bùkátà sí ìdánilẹ́kọ̀ọ́ yìí tó ṣe pàtàkì bóòlà sí lè ní orílẹ̀-èdè rere

البعث بعد الموت لا إله إلا الله آمنت بالله وملائكته وكتبه ورسله واليوم